إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله سبحانه وتعالى آتيو سنيرا فوالات آكو جقو نيرا لي لا تفيناتي الله وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده so an bẹ̀rẹ̀ wọn bá kúkú mọ́dún wọn ni ládá àìṣẹ́ dáadáa yìí bó sì láàrin ní àwọn ìgbà tí àdánwò bá ń ṣẹlẹ̀ lára àwọn nǹkan tí yàn fi ma múra rẹ̀ dó òun náà ni kíyàn ní dún ní máa àwọn ìjòkó ìrántí ọlọ́wọ́ bá ìlázàmà àwọn ọmọ ìyá rere ìṣepapọ̀ pẹ̀lú àwọn èèyàn tán wà lórí òdodo eléyìí yóò jẹ́ kí ọkàn yẹn balẹ̀ pé ah, orí òdodo lè yẹn wà kò ní jẹ́ kí ẹ máa fi kò ní jẹ́ kẹrù wọn bàyàn pé eh, sáwọn ẹni yóò ní lọ bà mí níbi tí yóò ti kàmí so eléyìí ó ṣe pàtàkì gan so bákan náà ní ọ̀sẹ̀ tó kọjá nígbàtí ìkan náà ma ya ń bèèrè bèèrè pé eh, ṣe ìdájọ́ tawasọ fáwọn rọ́fídọ̀ síbẹ̀ náà ló sì wà fáwọn ṣe àbí ó sà níbi ọmọ yáà ìsẹ́ bèèrè so tó mi wá sọ pé à nínú àwọn nǹkan tí kílọkọ rẹ̀ nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń dáàrú àbí nǹkan báyìí so kìí ṣe tí mi ń sọ ní pé tí wọ́n ń sọ pé à kí ní àtọ̀ láàrin wọn kìí tí mo sọ ní pé kò sí àtọ̀ láàrin Shia àti Rafida aláwọ̀ so bọ̀ tí mi ń sọ ní pé eh, olórin sọ pé ehm, ألم تر أن السيف ينقص قدره إذا قيل أن السيف أمضى من العصر so wọ́n ní ó rí pé ìdà wọ́tí rẹ̀ ma ń dínkù ní tó bá sọ pé ìdà ó sì kíni ó mú igi lọ kò tí ẹ̀ sí kọ̀mpí gan-an tẹ́lẹ̀ so tó bá compare kọ̀mpí ẹ̀ yóò mọ̀ la pé ó dà pé igi lámọ̀ fi wọ́n dà so yóò jẹ́ what ida ìdà ma dínkù so àwọn kẹkẹ bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ọ̀nà ilì nígbà mí tó bá àwọn béèrè kan àti wọn béèrè wípé yóò mọ̀ dí wọ́tí nǹkan tí wọ́n ń sọ yẹn kù lẹ́mí àwọn èèyàn kéèké torí pé kí ní ẹ̀ wrong but in tó dáa jù ní irú situation yẹn ni pé kí ẹ má béèrè irú béèrè bẹ́ẹ̀ so kódà ìwà tako irú nǹkan bẹ́ẹ̀ kìí ṣe pé bóyá èèyàn nìkan lèyàn sí àwọn olùmọ́nà wọ́n máa ń ṣe dáadáa so nípa pé yes likulli maqamin maqal ó gbà yẹ ló ní tiẹ̀ kódà nínú àwọn nǹkan tí yẹn mọ́ pẹ̀lú àwọn tó máa fẹ́ da ìdájọ́ hukumu àwọn rọ́fídọ̀rù wọ́n máa ń gba abala sí àyẹ̀wọ̀lé dáadáa so in tó bá ti ka àwọn nǹkan tó yí àwọn afáàkọ́ láti fi ṣẹ̀rù so in tẹ́ mi ń try láti correct ẹ̀ ní ẹgbẹ́ ah, àwọn mọ̀kọ́ọ̀mù kan wà nǹkan òwò ni pé kéèyàn máa tí ó àyè kọ̀ọ̀kan bùkátà in tí so in tẹ́ ń pè ní fàkí so bẹ́yàn ó sì máa ṣe gẹ́gẹ́ bí wà tọ́lìbù náà ilmi wa so ẹni kankan yí ṣe kìkì ma àbí kìkì kì níkan wallahi sẹ̀mí sì máa ń sọ ilé pé a ní sẹ́ èyàn ò ní màṣẹ́ èyàn sì ṣe olùmọ̀ so but irú àwọn jòkóbá irú àwọn kaba a ní bùkátà sí àti pé ó lè jẹ́ nǹkan tọ́lọ́wọ́ bá fi sànú ẹlòmí ìgbà tí ó fi ní màgà so torí bìkan nìyàn ti máa bẹ̀rẹ̀ so èyàn sì gbọ́dọ̀ sí àṣìṣe àwọn èyàn tó síwájú yẹn níbi pé kíyàn máa ní kíyàn ní pé máa bí mí kankan àbí máa ṣe kíní kankan kò rí bẹ́ẹ̀ níbi pé àwọn nǹkan tó bá jọ mọ́ ah, kíní yóò wíkí náà so yóò wíkí òdodo gbogbo ara la mọ̀ pé súnnà tó ti pẹ́ ni pé báwọn èèyàn sí máa ń ṣe ni pé tẹ́yàn wá sọ nǹkan in tá máa fi pọ́ìntì ni pé kí níyàn ó wíkí tí yàn ń sọ sẹ́ kéèkéé pé tí yàn ń sọ ní pé ẹn eh, kò sí àtọ̀ láàrin ṣe àti rọ́fídọ́ àbí nǹkan mo ń bẹ Ọlọ́run bá pé àdánwò tó dé bá tó síwájú yàn níbi àìfẹ́ gba òdodo àìfẹ́ kò lórí ànù Ọlọ́run kó so torí pé even last week gan an ka tàrọ́jùn ṣe kò bèèdì náà so so wọ́n ní wa annal asharata alladhina sammahum rasulullah wọ́n ní àwọn mẹ́wàá tí òjíṣẹ́ Ọlọ́run bá dákọ wọn wa shahida lahum bil janna ní pé annabi sallallahu alaihi wasallam sì ó sì jẹ́rìí fún wọn nípa wa tarahumu wọ́n ní bákan náà kéèyàn máa على جميع أصحاب محمد lórí gbogbo àwọn sàábí annabi wal kaffu amma shajara bainahum àti kíyàn kó radó níbi àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wọn kíyàn kó aradó kókó ẹnu dó sùkúrà kókó ọpọlọ rẹ̀ gánà dó àti ìròrí rẹ̀ dó níbi nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sahaba wọ́n ni hadha al-maqta'u wọ́n ni alámàrí alákọ̀ọ́kọ́ tàwòkírù sáàìrì al-ashara ìmá pa àwọn mẹ́wàá yòókù lé àwọn mẹ́wàá àbí gbogbo àwọn mẹ́wàá al-asharatul mubashirin so ìmá pa wọlé wa hum sittatun wani mẹ́fà ni wọ́n ba'da al-arba'a lẹ́yìn àwọn mẹ́rin wani wa dammuhum fil ihtirab wani àti ìmá kó wọn papọ̀ níbi àpẹẹlẹ̀ wa tawqir àti ìbàbàrà ẹni wà ṣàhádàtù láhùn bil khairiyya àti ìmá jẹ́rì dáadáa fún àmàtàn lápapọ̀ wà bí ṣàhádàtì láhùn bil janna àti ìmá jẹ́rì aljanna fún wa khassatan specifically wà qad urifa haula'i al-ashara wọ́n ní àwọn mẹ́wàá yìí wọ́n ti wá mọ̀ wọ́n bí annahumul وهذا ليس على سبيل الحصر إليه يتوما في عمامي وإن كان يوى الجنة عن صحابي النبي والتخصيص أتبع عن كان الجنة بفون بل يلا لمزية معلومة إليه نتوري لفو تياتو دسا لساني عند أهل السنة لدى أهل السنة وهي أونا نكوي أنهم نكوي عمامي وإن radiyallahu anhum ajma'in tamayyazu wọ́n yàtọ̀ bí shahadati lahum bil janna pẹ̀lú pé annabi jẹ́rẹ̀ aljanna fún wa fi hadithin wahid nínú hadithi kan ṣoṣo yàtọ̀ sí lè yí gan kódà láàrin àwọn sàábé àwọn sọ̀hábà náà mọ̀ pé àwọn tó ṣe kíni àwọn mẹ́wẹ̀wá yìí ni kìbáàrù oye àwọn mẹ́wẹ̀wá yìí wọ́n ṣe kíni wọ́n lọ́lá èyí fi ṣe pé Umaru fi alamari khalifa sáàni kini sáàni wọn náà nìyàn so kódà láàrin àwọn sọ̀hábà gan so kí igbó torí pé àwọn ilé nìkan là ń sọ pé wọ́n wà aljanna o but àwọn mẹ́wàá tàn nábi fún nírò aljanna nínú àdífẹ́ yọkan wani wa huwa qawlu nabiyyi sallallahu alaihi wasallam òun náà ni gbólúwà nábi tàn nábi ní abubakirin fil janna abubakirin aljanna lówà wa umaru fil umaru ina aljanna lówà وعثمان في الجنة عثمان من الجنة لواء وعلي في الجنة علي من الجنة لواء وطلحة في الجنة طلحة من الجنة لواء والزبير في الجنة الزبير من الجنة لواء وعبد الرحمن بن عوف في الجنة عبد الرحمن بن عوف من الجنة لواء وسعد في الجنة سعد من الجنة لواء وسعيد في الجنة سعيد من الجنة لواء وأبو عبيدة بن الجراح في الجنة أبو عبيدة بن الجراح إن الجنة لواء فالنبي صلى الله عليه وسلم داقوا عميوا وني وقال شهد صلى الله عليه وسلم بالجنة النبي تجري الجنة لمئات فوا أندس أوين يعني جماعات او tó وافراد wa afrod àtàwọn ẹyẹyọ fàṣẹ́hìdà lè thabit ibn qais ibn qais ibn shammas so ìkanná àwọn sàábí annabi sallallahu alaihi wasallam ni so ẹni tó yí pé ìrẹ̀lẹ̀ rẹ̀ àti kí ẹ má jọra rẹ̀ lójú àti kí ẹ má wò pé kò bá mi wí so ó jẹ́ kí ni ó jẹ́ kí ó tọ́ sáà janna ọlọ́run ọba òun náà ni pé faqala huwa min ahli janna annabi sallallahu alaihi wasallam sọ pé ó wà ní aljanna wa sha'ida al-ukasha ibn muhsin bákan annabi sallallahu alaihi wasallam jẹ́rìí fún ukasha ibn muhsin fi hadithi sab'in níbi hadithi àwọn 70 70,000 fi hadithi sab'in alifan so ní níbi hadithi àwọn 70,000 alladhina yadkhuluna aljanna tí wọ́n wà aljanna bila hisabin wala azab láì sí ìṣirò wọn ò sí ní jíyà faqama ukasha ukasha wádìde faqala ó ní ud'u allaha bá mi bí ọlọ́wọ́ ba an yaj'alani minhum kọ́lọ̀ ọba kó sẹ́mí nínú wọn qala anta minhum anábi wá ní ìwọ náà wà láàrin wa ìwọ náà wà ní àárín wa wa shahida lil mar'ati bákaná anábi sallallahu alaihi wasallam jẹ́rìí fóbìnrin allati kanat tusra'u tí ma ń dákú fa innaha ja'at ila rasulillahi sallallahu alaihi tí ma wá dákú ara mímọ̀ wá sílẹ̀ fad'ullaha li bá mi bẹ̀rọ ọba qala in shi'ta sabarti so ìtumọ̀ rẹ̀ ni pé o ma ní episode so bẹ́ẹ̀ni so o ma ní so wọ́n ni fad'ullaha li o wá ní bá mi bẹ̀rọ ọba qala o wá sọ pé in shi'ta sabarti in shi'ti sabarti wa in shi'ti tó bá wá wọ́ da'awtu Allaha an yu'afiyaki ìbọ̀ pé ọlọ́wọ́ bá ọ̀ríkùn salam so ìbẹ̀ pọ̀lọ́wọ́ bá ń sin kó wọ́ ọ̀sán ìwòlófẹ́ faqalat asbiru ó ní ìse sùúrù faqalat inni atakashaf so but ara mi ma ń sílẹ̀ ẹwọ́n tó ka àwọn sàábé àwọn sàábé annabi sallallahu alaihi wasallam ẹ̀kọ́ òun láìsàn kan kíníkà kíníkà dọ́kítọ̀ ló wá fẹ́ ṣe kíníkà fún dọ́kítọ̀ wá ní kó hun síra alẹ́ kíníkà kíníkà sóhun lè sí tọ́ àwọn àfó ní dínà wọn ní pé wọn ní dí ó para rẹ̀ sí wọn lọ́rùn so wọ́n sọ wọn pé tọ̀ tó bá yẹ pé dọ̀rúrọ̀ ni wípé kíníkà kò síṣẹ́ nìkankan mọ́ wọ́n sọ wọn pé but ẹwùn kẹ́ ẹwùn kẹ́ ọlá pé àwọn ibi tá gbé àwọn kankan sí àwọn kílùkọ rẹ̀ tẹ̀rìtìbù àwọn nǹkan lọ́dọ̀ wa ó wọ́gẹn pẹ́ ohun orí bí kéègbó kíní wọn ó jẹ kó ohun kú o ustaz kéègbé pé yóò gbẹ̀mí ohun o but kí ikẹ̀ ma ń fára pé káyà kàn ma tàun díẹ̀ díẹ̀ náà ni so dókítà tí wà bá ohun ọkùnrin ni pé dókítà wá nítọ̀ gbogbo ara lòun ó sílẹ̀ so so ẹlákùn sí kún ṣe so gbogbo àwọn ìbéèrè rẹ̀ rẹ̀ dábàun so pé pẹ́tọ̀ sáwọn àbúwà ni wọ́n jẹ́ òpàá rẹ̀ sí wọn lọ́rùn so but ẹni tó bá ní mẹ́rin lórodo tó ní mẹ́rin lórodo tí mẹ́rin rẹ̀ gbé nígbà tí ó gbẹ̀mí rẹ̀ tó ń sẹ̀mí ẹ dákun kí ló fẹ́ gbà mí kí ló fẹ́ gbà mí kí kò kọ̀m̀pọ̀ kí àwọn blemishes wà ní ẹ̀sìyàn àwọn blemishes kó wà nú ìtọ́lọ́wọ́ bá fẹ́ lọ́dọ̀ yẹn so ní inni atakashaf ẹwọ̀n kẹba in tó jẹ́ lógún yẹn ẹlòmí ìgbìn abẹ́rẹ́ lásán abẹ́rẹ́ lásán ló fẹ́ gbà kòkùn lápẹ́rẹ́ ọkùnrin ní kó fóun ẹ̀kí ni àwọn àbá ti ní dọ̀rúrí ni gbogbo nǹkan ló ti wọ dọ̀rúrí lọ́dọ̀ àwọn èèyàn ìgbésí ayé dọ́rọ̀rù làwọn èèyàn ń gbé sẹ́wọ̀n so gbogbo nǹkan ẹgbẹ́ abẹ́rẹ́ lásán abẹ́rẹ́ lásán ló fẹ́ gbà ní orí sọ pé àwọn ah, obìnrin ni ẹ̀hún ma wo ohun ẹgbẹ́ kìíní gan pé so kíyàn bá rí táyé bá wà kíyàn gbẹ́kẹ̀ lọ́nà pé ah wọn ò l'expertise ń bẹ̀ lọ́spítù yẹn wọn ò l'expertise ní pé wọn ò mọ́ dáadáa kí ní pé wọn ò mọ́ o bó wọn mọ́ dáadáa tó àwọn èèyàn professor làwọn so àwọn professor ọkùnrin ló fẹ́yẹ́ kí wọ́n gbẹ̀bí fún ìyàwó òun so àwọn professor ọkùnrin ló fẹ́yẹ́ kí wọ́n gbẹ̀bí fún ìyàwó òun bó ṣe hospital àwọn obìnrin yes yes there are doctors there so yes but <laughs> I don't want to gamble with her life <laughs> ṣẹ́wọ̀n kan ẹwọ̀n <laughs> ká sẹ́wọ̀n ká so kílùkọ̀ rẹ̀ eléyìí ààrẹ ọkàn ni o àti àìmọ́ tó kàn in tí ó gbọ́lá fún ọba so ọ̀rọ̀ ọba ní ń báyàn ní ń fún yàn ọba ti ṣe tí ẹwọ́n ọba kò wá túnmọ̀ pé náà tún wá gbé kọjá àlàó kí ẹ má fi di tó ń táwọn tí ọba sáwọn yóò torí mọ́ rántí pé iṣù kan wà tí ìkanná àwọn ohun bídí àmọ́ ń lò gán kan o mọ́ ń lò gán o fi ma fi ń tajú àwọn súnà yẹn so but ọlá pá àwọn ilé ìrìnà òmọ́ tán sí àbí èyàn opportunity láti sọ kò fàyílẹ̀ láti sọ̀rọ̀ o ní pé ó ní ẹ kìrí kan ìgbàkánwà ìkanná àwọn ohun súnà yẹn wá gbéyàwó rẹ̀ lọ o ní òun ní dé ẹ́ onídọ́kọ́ lọ pé dọ́tọ̀ obìnrin wá kò sí dọ́tọ̀

obìnrin ni ó ma yà sí ọ so alhamdulillah ó sì wà bẹ́ẹ̀ àbí ẹ òjò tó ma lọ òjò tó bìnrin bá wà ní sí àbí gba nọ́mbà ọdọ́tọ̀ obìnrin máa pé òjò tó bá wà lára ní kó lọ so èyàn náà ó ti sẹ́tì ẹ̀ kalẹ̀ kìí ṣe pójọ tó bá wá dé ló wà ya mọ́kàn pé in tó ó pèsè kalẹ̀ ó sọ̀rọ̀ kan ó kò dọ́sítù òun là wọn lọ́wọ́ so ẹlòmí náà ó gba

àwọn èèyàn ò ní fi rí fọ́ọ̀tì nínú ọ̀rọ̀ yẹn tó àwọn èèyàn ò ní fi rí fọ́ọ̀tì nínú ọ̀rọ̀ yẹn o kàn dọ́spítù o ní ara o kí ni èyí ó ti plan gbogbo ẹ̀ kalẹ̀ tó bá sì ti mọ̀ pé hospital yìí wọ́n ní gbá ìwọ náà ó ti pé ó ti lọ so ó ti lọ síbòmí tí ọ̀rọ̀ ó ti tò tó sì mọ̀ pé ah, àwọn ilé ìmìnà mọ́ tán ṣe àwọn èèyàn sáà tí wọ́n rí operation yìí ṣe ń bẹ̀ ó sì ń ṣe wọ́n rọ́ ma ń bí bẹ̀ wọ́n sì ń ṣe wọ́n lábẹ́rẹ̀ wọ́n gbà ń bẹ̀ ó sì ń ṣe khalas so ti tán so but ah wọ́n less parties so àwọn ilé 25 years 25 years experience láwọn ti ní so gbogbo jágbàjàgbà yẹn so in time fún priority ọ̀tọ̀ọ̀tọ̀ ni so in time fún priority ọ̀tọ̀ọ̀tọ̀ ni so Allahu musta'an omi ìrìn láti gbàkan ẹnìkan ó fẹ́ bí mẹ́rẹ́ ni ah, wọ́n ti wá sí ètò ibi tí ó lọ fún tó yẹ pàwọn obìnrin ló wà ń bẹ wọ́n ti wá sọ fún ọ pé wọ́n ti gbé kéèsì kan lọ sí hospital àwọn 25 years experience yìí tó yẹ pé gbàtán gbé wá padà sí hospital tí wọ́n pèsè fún ẹ̀yẹ pàwọn obìnrin náà obìnrin fúlì ni wọ́n rí ọ̀rọ̀ táwọn tọ̀hún yẹn sọ pé operation office wọ́n rí yẹn jú bẹ́ẹ̀ wọ́n sọ́bù ọwọ́n torí alhamdulillah sá àwọn musulmi ló wọ́n bẹ̀ tí wọ́n nígbàgbọ́ sọ́nà ọba so wọ́n nígbàgbọ́ sọ́nà ọba gan so wọ́n sọ fún ọ o wá gbọ́ ẹmọ́ gbọ́ o gbọ́ o gbọ́ nǹkan tán bọ́ sọ pé à pé hospital yóò ni tọ́ ọ̀kan náà sí ó wá mẹ́rin ó wá àwọn èèyàn bí mẹ́rin títí pẹ́tọ̀ òun ò fẹ́ jẹ̀bi ó mú lọ síbẹ̀ so ìgbà tó wá mú lọ síbẹ̀ ìgbà tó wá dé bí ó sì tún gẹ́gẹ́ òjò tó wá fẹ́ bímọ ó wá ní kánà pé dókítà obìnrin wa ẹlẹ́gbẹ̀ wà àwọn èèyàn pẹ̀lú àdẹ́wò àti sọlẹ̀ àti ìbá àwọn súnà ló kọjá àti ìsọ àwọn èèyàn lẹ́nu ìsọlẹ́nu kọ́ ló fẹ́ dálẹ̀ wà ọ̀tọ̀ náà ọkọ̀ mú ọ̀rọ̀ síbi tó ti mọ̀ pé tọ́ àwọn obìnrin ni ó gbọ́ bùkátà rẹ̀ ọ̀rọ̀ ni àà ní pé ẹ̀hùn ò dá lọ́sìtù wọ́n tún sọ fún pé wọ́n dá lọ́sìtù yóò àwọn èèyàn jẹ́rìí sí pé àwọn ti lọ hospital tó ní 25 years experience yẹn tí wọ́n sọ fáwọn pé operation ni ó fi ṣe nǹkan àwọn ìgbàtàwọn fi débẹ̀ wọn ò nídi wọ́n sọ pé ah, ẹ̀ need operation ẹlọ́kọ́ ẹ̀rùwá ẹni ẹ̀dẹ̀ bímọ lójọ yìí wọ́n sọ fún wọn ti fún ọ láwọn oríṣiríṣi báwọn èèyàn ah, pé kìíní ìgbà tó wá débi ó wá ń là lé wọn lọ́wọ́ pé wọ́n gbọ́dọ̀ lè pé dókítà obìnrin wa so ṣe rí àwọn èèyàn onísọ̀lẹ́nu làwọn èèyàn so kíyàn gbọ́n sọ́ra rẹ̀ gan kíyàn gbọ́n sọ́ra rẹ̀ má fi ara rẹ̀ sí situation tí ó fi yẹ̀yẹ́ súnnà tó fi yẹ̀yẹ́ okó ara rẹ̀ ma plan alamari ìwọ́n ló ti mọ̀ pé society tó ń gbé kò aláò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe lórí kó bàbà rẹ̀ sí ọlọ́ọ̀bà ó ti ma plan ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ó ti máa plan ọ̀rọ̀ rẹ̀ bóò ló ṣe fẹ́ ṣe bóò ló ṣe ṣe bóò ní ó ṣe lọ so kíyàn ma bó ṣe ṣe ò kíyàn ma fi àwòmùgọ̀ fọ́ ọ̀rọ̀ ara rẹ̀ àti àìronú àti àìgbọ́rọ̀ àti sẹ́rí àìgbọ́ràn àbí àìlé ọkùnrin gbọ́dọ̀ gbọ́n gbọ́dọ̀ lè darí lé ẹ̀rádá èyàn tí ma ń plan èyàn ma ń plan kalẹ̀ ni èyàn ma ń plan ni ok báyìí báyìí báyìí báyìí báyìí so that wọn ò ní pé ọ́n dìde rìn so tó láwọn tó fẹ́ bá sí àwọn ògbọ́n tó fẹ́ sọ yí kódà wà lọ́yẹ lómi tẹ́rò pé dókítà tẹ́rò pé irùngbọ̀n tùà irùngbọ̀n ní tùà sòsòkò tó lọ sókè díẹ̀ so tẹ́rò pé kíní náà yìí ògbà wọn ni ó mọ̀ kó ti pé kíní wàlláhì eléyìí èyàn ṣẹlẹ̀ ìyá náà tí èyàn wọ́n rí ní pé ara ó ní ọkùnrin lè ṣe kódà ó ní kódà ọkùnrin lè bá ìyá arúgbó lọ́wọ́ ẹ̀mí ti mọ̀ bí pé tọ́ àwọn èèyàn ti kọ̀ dọ́wì nì ṣẹ́wọ́n kẹ́ so èèyàn kí èèyàn gbọ́n sọ́rọ̀ ara rẹ̀ gan mọ́ kó bára rẹ̀ ọ̀ so pláni alamari rẹ̀ tó bá wá pláni alamari mistake méjì láwọn mẹ́ yẹmọ́ sí tọ́rọ̀ fún méjèèjì ni bọ̀ wásàt ló dá kí èèyàn sí priority ní tó kàn ní ayé àti certificate àwọn èèyàn ayé àti ẹmọ wọ́n ní tán ẹwọ mọ́ wúrọ ẹni tán sọ pé yóò sọ pé ṣe ń gbà kan tó wọ́n wá òfin à ah, òun yìí fẹ́ bímọ tó pọ̀ torí bàbá yẹn gẹ̀ẹ́ ṣe oún súnnà kan kan so ó ti bí máa sí ó ti bí àwọn ọmọ tó ó pé à ah, tí àwọn ohun bá rẹ̀ àbáwọn ó ti bímọ gánsì bí i ọmọ márùn-ún sí mẹ́fà sí méje so àbáyìn sí àbáyìn Barcelona so bàbá òwúrà ah, òun ò bọ́lọ̀ dó ti ń tán sọ òun lọ ó gbàgbọ́ náà ọlọ́run ọba ìwọ́n tó wá pé àyọ́ ah, ń súnlẹ̀ ẹmọ wọn ká so tọ́rọ̀ fùkán wà wípé àwọn ayé yìí àti lẹ́wù sàtífíkẹ́tì làwọn fi ń tò tọ́rọ̀ àṣejù náà wà ń bẹ̀ in sense pé kíyàn ní tàwákùlù so kíyàn ti kíyàn ti over depend kíyàn sí wò pé yes gbogbo ó sì tó náà bó ṣe ẹkú tó so láì se sábàb láì pláni sábàb lásìkò tí ẹkíyàn plánẹ̀ nígbà tó ẹkíyàn tètè bẹ̀ sí plánẹ̀ kalẹ̀ so ìgbàtọ́wà sí tàwákùlù all hospital so ó wá rò pé torí irúgbọ̀n so o ti rò pé wọ́n ti àsáyìn wọ́n ti dọ́mọ̀ wọ́n ti àsáyìn fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ so àwọn ilé yóò kún lẹ́ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ bà àwọn ilé yóò bàbà lẹ́ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ bà tí wọn ò rí bí àwọn tó ń ṣiṣẹ́ láàrin wọn náà kó àwọn tó fẹ́ lẹ́sìn gẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ so kí èyàn mọ̀rọ̀ àwùjọ tó ń gbé wásàpù ní pé tọ́ o ní bàbára pé tọ́ sàtíkéètì ayé àbí àwọn nǹkan ayé ló but àṣíntà náà ṣe pé pé ibi tí wọ́n ti mọ́ta ń ṣe fake hospital rárá ìta ń so wallahi kódà àákàn tara wa ní ẹ̀ wallahi ẹjíká ìgbẹ́kẹ̀lẹ̀ Ọlọ́run wa kó gajù bó ṣe wà yí lọ àwọn hospital to bá hospital to ti hospital hàn pé ẹni ní kíbúrọ̀ pẹ̀lú rẹ̀ O máa so tó ipọ́sítù náà ni ó fi ọlẹ́mi balẹ̀ tó sì ní fi jẹ̀bi lọ́dọ̀ àwọn èèyàn so tó fi láúkọ rẹ̀ tó ní kó súnà sí yẹ̀yẹ́ àtó sì ní kóra yẹ náà sí pé kánmà wá sọ ah ẹni tí ó ẹni ìyálé kan tí ó wá jámà kankan yóò kàn wá bọ́n pé ah, àbá bí ní ah orí o <laughs> ah, àmọ́ ẹ̀yìn náà wá sí bí òmùgọ̀ púpọ̀ ìgbẹ̀rún so kíyàn sọ́ra fún in tí ó fi in tí ó fi yẹ̀yà rẹ̀ so bọ̀ tí a bá ti wà ní alámà wọ̀ntúnwọ̀nsì o gbọ́lá fún pé kí ní ayé àánú 35 years experience so ara o gbọ́lá fẹ́rẹ̀ yìí o sì gbọ́lá fún pé náà pé tọ́ o tún wá gbọ́ pé tọ́ gbogbo tó láìsí so èyàn ṣe kí ni èyàn ń gbé step tó yẹ kíyàn gbé pé ókè ẹlákùnrin jẹ́ wádìí ibo ni àwọn spiritu tó wà láòfẹ́rẹ̀ wọ́n wọ́n pọ̀ dáadáa ọ̀tútù bẹ́ẹ̀ kódà lẹ́nubà tí mo sọ̀rọ̀ bí mẹ́ta àwọn ti rántí pé ah, hospital bí mẹ́ta ẹgbẹ́ àwọn obìnrin kò à ní ṣiṣẹ́ mẹ́ so tẹ́lẹ̀ láwọn rẹ́kọ̀dì tó dáa so so kó plan dáadáa pé ok bá báyìí bóyá operation tó fẹ́ ṣe ní bóyá so kama ma fi ọ̀rọ̀ yẹn kama ma fi padà àtàkù súnnà wani faqalat asbiru wani wá sọ pé a in ṣe sùúrù faqalat inni atakashaf ṣùgbọ́n ara mi ma ń sílẹ̀ fad'u Allaha li alla atakashaf bá mi eléyìí ni ibn abbas fi sọ li ato ibn abi rabah ó ní ala urika imra'atan sikin fi obìnrin kan ho min ahli aljanna nínú ọmọ aljanna ni qala bala ó ní qala hadhihi almar'atu as-sawda obìnrin dúdú yìí fadhakara qissataha ó wá sọ ìtàn rẹ̀ wani wa shahida sallallahu alaihi wasallam bil janna wani annabi sallallahu alaihi wasallam jari aljanna lè ahìlì bádìrín fáwọn ará bádàrí àwọn tó jagun bádìr fàkọ́ọ̀lá anábi wá ní la'allallaha tọ́rà àlà ahìlì bádìrín ọlọ́wọ́ba ó ganiwa àwọn ará bádìr fàkọ́ọ̀lá i'malu ma shi'tum ẹsẹn tó wùn yóò fàkọ̀lọ́gọ́ fárùkú lákùn mo ara ọ̀ so ara so in ji annabi sallallahu alaihi wasallam na fi fi la'alla sí ni so wani wa shahida li ahli al-hudaybiyya wani annabi sallallahu alaihi wasallam jari fa wara àwọn tan jagun hudaybiyya wa kana adaduhum ayyun kawa arba'atu wa kana adaduhum 14 mi'a ayyun kawa ẹ̀láwọn nọ́mbà wọn kọ̀ yìí wọ́n rí àfọ́tí tọ́ wà ní àwọn òfin wà fi so wọ́n ní 10,100 bó 114 114 kẹ ok so 14 wa mi'a àbí 14 wa mi'a so wani 114 faqala sallallahu alaihi wasallam wani anabi wani àwọn tí wọ́n búra fán nabi sallallahu alaihi wasallam anabi ni la yadkhulu an-nar kò ní wọ́n rán ọba ahadun ẹni kankan báyà tahta shajara tó búra fún mi lábẹ́ igi so wani so ó ti di àwọn mélòó báyìí àwọn ará Badr so àwọn ará Hudaybiyya almar'atu sauda Ukasha ibn Muhsin àti Thabit ibn Qais ibn Shammas so àtàwọn bẹ́ẹ̀ lọ wọ́n ní wa qawlu al-imamayn wọ́n ní gbọ́lọ́hun àwọn ẹni síwájú méjì ala ma shahida bihi Rasulullah ay anna ahla sunnati nípa àwọn sunna يقبلون شهادة النبي ومن بيجري النبي صلى الله عليه وسلم لهؤلاء العشرة فعما واي ولغيرهم كذلك أتفاهم طيئة سوانا بي نكتفي بهذا القدر إن شاء الله إفتاس سيما سينبي نقول الله سبحانه وتعالى قل يكي تاسقوا سوانا فان قل جويمة آه، قرقوا ما قل ودل so subhanaka hamdika shallallahu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله